ó yá ẹja agbádé fẹntari tọ́sí ẹja agbọ́lá fẹntọ́lá yẹ èèyàn tó bá mọ ìwúrà ló yẹ ká tà fún ṣe ká sòótọ́ ni àbí ká sòdodo ọmọ adéwòye làwa bá ní sọ̀rọ̀ sọ̀rọ̀ ó jẹ́ ti ká polówó ọjà polówó ní kíá ó jẹ́ ti ká sọ̀rọ̀ yẹ̀jú fẹ́mi ọ̀rọ̀ ń dùn olúgbẹ̀ngà àbẹ̀fẹ́ ọ̀kí kọ́ sọ̀hún ojàre àbẹ̀fẹ́ ni baba ńlá ni baba bíi baba òun ni baba bàbàrà tí baba lẹ̀ dàbà tí baba bíi tí baba bá nínú wa. ṣàgbé ọmọ akòdé sàtòrè ọmọ igi wọ́rọ́ ni yóò ṣẹ́gi lóde ìtiwọ́ àtòrìwọ̀rọ̀ ni yóò ṣẹ́gi lóde ìlọ́rọ̀ kò ṣẹ́gi kò ṣẹ̀lú ló ìlọ́rọ̀ di gágá ọmọ ọ̀rẹ́ pa mí ọ̀rẹ́ là mi ń ọmọ akúnwọ bí ẹni kúrèfé òjò ń ṣàna ògùngùn bí ẹni ṣàna ìyàwó ẹ̀sà ògbín ọmọ afọ́dé sàkànrè mo jó lágọ̀ mo mọ̀ ọ́ jọba ajídé mo ṣọwọ́ bẹ́ńbẹ́ lábẹ́ àtọ òfòǹdòrò bára ìwì lọ́nà tẹ̀sà ike mi ò jọ tọya kẹ́ ẹ mọ́ṣe gbé mi fọ́ya gùn kẹ́yìn mi ò jọ tòṣà kẹ́ ẹ mọ́ṣe gbé mi fọ́ ṣàlọ́wẹ̀ ọmọ ológbòjò ni mí ike mi wádìí kẹ́ àmúhùṣe ìyẹ́gùnmọ̀lẹ̀ nítẹ̀yìn àdàfà ẹ̀yìnkùlé ọlọ́gbìn ní gbalẹ̀ àwọlé wípé iye ọlọ́gbìn máa wo tàbí òun máa wo iwájú ọlọ́gbìn ìgbẹ́gungun ní bẹ́ńbẹ́ àkànṣí ọlọ́gbìn igbe egungun ní bẹ́ńbẹ́ òtún ọlọ́gbìn igbe egungun ní bẹ́ńbẹ́ òsì ọlọ́gbìn igbe egungun ní bẹ́ńbẹ́ ọ̀dẹ̀dẹ̀ mi ò gbàyè ibo ni wọ́n kẹgbẹ̀rún egungun sí ọmọ agbẹ́gungun orí ẹ̀sìn ẹ̀sà ògbìn ọmọ afọdé sákànrè. ìgbàláyé gbẹ̀ǹkúlù lárugẹ. ẹ̀fọ́ yàyà pàdé ìlàjà ọkọlára olú ayé gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ àgbáyé o olóríire tó ń gbére koni dákun gbà mí o bàbá ọmọ tó ń gbọmọ. bí ẹ bá rí wọn lóde ò wọ́n tó pọ́nlé bí ẹ bá pàdé wọn lọ́nà ẹ kí wọ́n fún wa alihaji pásítọ̀ olúwo fún wọn mi o bí mo rí ẹlẹ́yìn mo lójú bí mo rí aláìmọ̀lẹ̀ tó ṣàlàyà bó o ti ń ṣe bẹ́ẹ̀ ni o máa ṣe bàbá rere màmá yíwà padà o òtítọ́ aborí ògbókù dẹ̀dẹ̀ kálẹ́lẹ́ ìran olódodo wọn ò ní tún sípò ìka máa jayé orí rẹ ẹ̀mí rẹ ò níṣẹ́ rí ìwọ ò máa nítàn náà wo sàárè ọmọ bàbá ọmọ kàṣà ìdánmọ lóhùn bàbá ọmọ. ọmọdé bóyá mo bọ yàyà pé ọ́ o. bàbá ọmọ yàyà pé ọ́ o. bàbá mọ kàṣà ìjọmọ lóhùn bàbá mọ. ọkọ lárí bèbí bàbá dá mi bàbá mọ kàṣà ìjọmọ lóhùn bàbá mọ. ẹ̀gbọ́n festus olúwọlá mi. bàbá mọ kàṣà ìjọmọ lóhùn bàbá mọ. ẹ̀gbọ́n banjọ adékúnlé o. bàbá mọ kàṣà ìjọmọ lóhùn bàbá mọ. àwọn oníyì babalọlá aláròye. bàbá mọ kàṣà ìjọmọ lóhùn bàbá mọ babalọlá. bàbá mọ kàṣà ìgbàmọ lóhùn. bàbá mọ. àwo ayọ̀ tó ti mẹ́yìn dr show. bàbá mọ kàṣà ìgbàmọ lóhùn. bàbá mọ. àwo fati bí rẹ́gẹ́ tìjẹ̀bú. bàbá mọ kàṣà ìgbàmọ lóhùn. bàbá mọ. àwo mi ò ọmọ bá lọmọ. bàbá mọ kàṣà ìgbàmọ lóhùn. bàbá mọ. àwo ní ìtìjú adé bàbá kọ́lé. bàbá mọ kàṣà ìgbàmọ lóhùn àgbọ̀ngàn o. bàbá ọmọ kàṣà ìjọmọ lóhùn. bàbá ọmọ gbogbo fans club pátákó rogodo. bàbá ọmọ kàṣà ìjọmọ lóhùn. bàbá ọmọ. ó yá máa ìwọ náà kọ́ ọlọ́run ló fún ẹ ṣe bí wọ́n bá ń bú ẹ lójú rẹ̀ má ṣe bínú bí wọ́n bá ń bú ẹ lẹ́yìn má má fọ́ wọn o gàǹgbàrí àtọmọ ẹ̀ tọrọ ń sáàbò orí ẹlẹ́gàn ló bọ́ o. ọmọ adébóyè irun orí rẹ ìpapọ̀ àgbáyà má lálẹ́ ìlà máa wò bẹ́ẹ̀ ló tún dé orí ẹlẹ́gàn ló dàrú o orí ẹlẹ́gàn ló bọ́ o ẹni mi ò máa jẹ kò ní lọ méjì àmì. ẹni ni o máa mú kò ní lílo àmì. ọba òkè tó ṣe ẹ́ là síwájú kò ní padà lẹ́yìn rẹ̀ o kò àṣẹ. bàbá ọmọ bàtà ìdámọ lóhùn bàbá ọmọ. ọmọdé bóyè mo bọ̀ yàyà pé ọ́ o. bàbá ọmọ kàṣà ìdámọ lóhùn bàbá ọmọ. àwọn oyè gàlà ìyàn burú abájá. bàbá ọmọ kàṣà ìdámọ lóhùn bàbá ọmọ. àwọn bá ọ̀pá lẹ́yẹ alìmìjàngàn. bàbá ọmọ kàṣà ìdámọ bàbá mọ́. àwọn gbẹ̀ngà adébáyọ̀ ìmàlẹ́ àwọn. bàbá mọ́ kàṣà ìjọmọ lóhùn. bàbá mọ́. àwọn bàṣírú àtìṣà bàbá gbọ̀nyin. bàbá mọ́ kàṣà ìjọmọ lóhùn. bàbá mọ́. àwọn wálé ìṣọ̀lá ọmọ làwàl. bàbá mọ́ kàṣà ìjọmọ lóhùn. bàbá mọ́. àwọn dáńkà sí mi nílùú ìlọrin. bàbá mọ́ kàṣà ìjọmọ lóhùn. bàbá mọ́. àwọn Adébáyọ̀ ọmọ oníkàndí. bàbá ọmọ kàṣà ìdámọ̀ lóhùn. Yínká Kúdàmpà. bàbá ọmọ kàṣà ìjọmọ lóhùn bàbá ọmọ. awolawo itú bàbá ìta. bàbá ọmọ kàṣà ìjọmọ lóhùn bàbá ọmọ. àwo bàbá làìsí àfẹ́sùn nílẹ̀ mi o. bàbá ọmọ kàṣà ìjọmọ èèyàn ni ò bá ti dẹrù pẹ́ nípa ìrònú o ṣùgbọ́n pẹ̀lú. pẹ́ láyé ìmọ̀ pẹ́ ṣe ń pẹ́. gbẹ̀ngà jí kìíní orin kìíní. pàbírí ìṣàbírí gbọ́dọ̀ pàbírí ìṣègbè ńgà má bàa gbàgbé ńgà.